ọ̀pọ̀lọpọ̀ iléèwé ló wà ní àmọ́ ti iléèwé mi yàtọ̀ gan-an ni gẹ́gẹ́ bí irun orí ṣe yàtọ̀ pátápátá sí gbogbo irun ara ní iléèwé mi yàtọ̀ sí àwọn iléèwé yòókù ọ̀rọ̀ mi yìí kọjá àpọ́nlé bẹ́ẹ̀ kì í ṣe àpọ́nlù ṣe bí àwọn Yorùbá náà ní bá a bá dé oko bàbá ẹlòmíì wò a ó lè mọ èyí tó tóbi jù nínú oko bàbá ẹni àti bàbá ẹlòmíì èmi ti dé iléèwé mìíràn mo sì rí i dájú pé àjànàkú kọjá mo rí nǹkan fìrí mo ti rí erin mo sì mọ̀ pé erin ni ṣé ti àwọn olùkọ́ tí wọ́n gbámúṣé ni kí n sọ ni tàbí ti àwọn ilé aláràbarà tí wọ́n wà ni kí n wí ká mú tẹ̀gàn kúrò ká tún fi tẹ̀gàn kún iléèwé ni iléèwé mi yunifásitì ti Texas ní Austin ni mò ń sọ gbogbo ọ̀nà ni o lè gbà wọ iléèwé mi yìí tí o bá wá gba iwájú ilé ìfowópamọ́sí wọlé kí o kàn gbé ojú wo ọ̀ọ́kán wàá rí ilé gogoro gíga rẹ̀ fẹ́ẹ́ lè kan ọ̀run ilé yìí ni wọ́n ń pè ní UT Tower ibẹ̀ gan-an ni gbogbo ètò àti àṣẹ iléèwé mi ti ń wá èèyàn ò gbọ́dọ̀ gbòkèwòrán rárá tí o bá gbìyànjú dé iwájú iléèwé yìí tàbí tí o ní àǹfààní láti wọ inú ẹ̀ wà kí ajé kú ìkàlẹ̀ iléèwé mi dára tẹ̀gàn ló ìwọ gbìyànjú kí o wá ìròyìn ò tó àfojúbà